الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم أدبف الله سبحانه وتعالى أطروا لكم كاتي جفون النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أسهر بغاصا بخطبة وتني أيما يوانين ويسلم òun ní ká dákọ díẹ̀ nínú àwọn nǹkan léyìí tó máa ń fa ìyà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala láyé ni àti ní yawmal qiyama àmọ́ ní dákọ tá dákọ àyẹmọ yámi nínú ẹ̀sìn kì í ṣe pé yáàrí lè dákọ rẹ̀ ní ìwọnú gẹ́gẹ́ bá ṣùgbọ́n kútùbà ní àmọ́ kàn mú lórí lórí lórí ó ní kálùkù náà lè bá àmọ́ òwú pé ìbòlìmínà fi sí ìbòlìmínà sí kù sí ó

ẹbọ yìí lọ́lọ́bá ń sọpọ̀ nínú Kùránì Allah ní pé dájúdájú ohun ní fi orí jẹ́ nìkankan tó bá lè ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àmẹ́ni tó bá ṣe nǹkan mí tó bá kéré ṣẹbọ òun lè forí jì ní yawmal qiyamah tẹ́ni mo sì ní wọn ọlọ́wọ́ bá àmọ́ tó bá gbọ́ ọlọ́wọ́ bá náà olùfẹ̀ni sínú ìyà yóò jẹ ìyà tó ṣe àmá àìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ní alìjẹ́nà lára mú fún wallahi kò lè wà alìjẹ́nà kò sí tó bẹ́ ṣe sí ibù dẹ́sí rẹ̀ ibù sẹ́bísì rẹ̀ wallahi inú náà ni àwọn alábòsí ẹ̀yàn òsì ní ẹrẹ́nì kàkà tí ó ràn wọ́n lọ́wọ́ ní àwọn ìkẹyà bẹ́ẹ̀ làwọn àyà tí wá pọ̀ kẹ́ẹ̀bẹ̀ ni hadith ibn Mas'ud radiyallahu anhu ó ní mo sọ kíníkà anẹ́bí sọ kíníkà nínú wa sọ ìdàkejì rẹ̀ anẹ́bí sọ pé nìkẹ́ni tó nínú àwọn ojúbọ̀nà tàwọn gbà kó sẹ́bọ̀ nínú olúwa àti lásìkò táwà yìí èyàn mọ̀ yára nínú ẹ̀sìn kò fẹ́ yàtọ̀ sí ìtawọ̀ tànílà okó sí nínú ma sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bí i ma Allah ni Allah rijal Allah a'inuna bi awnillah àbí kama fi Ibrahim Niyas àbí kama fi Ahmad Tijani àbí kama fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn gbogbo lè wàláhì ma sẹ́bọ́ ní àbí kama àwọn tó wà nínú sàárẹ́ ká ma ṣe tàwáfù sàárè ká ma láàsúnmọ́ tó wà ní sàárè ká ma képe wọn ká ma gbé orísìírísìí àwọn ìjọsìn ká ma nà sí ọ̀gẹ́gẹ́ wọn ẹ jẹ́ ká jìnà sáwọn ilé ẹ̀yọmọ̀ yẹwa nínú ẹ̀sìn wallahi àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ṣe pé tí yẹn bá kú lórí ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ bá ọlọ́bà sọ ni kí ẹ máa lo àwọn òǹkà àbí kí ẹ máa lo ẹ̀wọ̀n sàpẹ̀lẹ́ ayé ń se mí òkà bàbá jíjọ láṣẹ ìtọ́ni ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú bẹ́ẹ̀ ní ìtawò ní ṣe kákàkiri àbí kí ìrọmọ wá omi ìtajà ní omi iye ní pẹ̀lú àníyàn páwọn kìíní ń kọ́ o àwọn ni wọ́n ma fọ oríire wá fún yàn àbí pẹ̀lú àníyàn wípé bá a ṣe ń pè wọ́n ni wọ́n jẹ́ bá a ṣe ń pè wọ́n ni wọ́n gbọ́ Allahu Akbar ẹ jẹ́ ká ni ká máa ń ti tí bá tara ti sín gbogbo ara ara ẹ̀fẹ́ ìwúlò kẹta fún mọ́

láwàsíkó tí ẹ̀ èwo ni wá ń ṣe wá lè ní tágbẹ̀rẹ̀ wa ní mùsùlùmí à ń jẹ́ abdulgafar à ń jẹ́ abdullah à ń jẹ́ amina a sì ń sín gbẹ́rẹ́ ẹtú àti gbàrà fàtàwó sí lọ́dọ̀ àwọn àfáà bú àtàwọn àfáà ṣe ìtọ́n àwọn olùpẹ̀pẹ̀ lọ sínú jahannam bọ́ sí ń sọ fún lórí facebook bẹ́ẹ̀ ń sọ fún kákàkiri ẹ lọ sógún àníbìgbà ní asógún ẹ sín gbẹ́rẹ́ àníbìgbà mọ́ sín gbẹ́rẹ́ alayhim ọlọ́run kó máa bá wọn àwọn tí wọ́n ń sọ àwọn mùsùlùmí náà intanẹ́bí jà lógún fún àìmọye ọdún ilé ẹ̀ṣẹ̀ kí n ṣe kékeré òun làwọn ilé ìsọ fún alẹ́ ni pé kódùn kódà ń tánà ìjọmọ̀ sí inú ẹ̀ṣẹ̀ Abu Lahab àti ẹ̀ṣẹ̀ Abu Jahal onárí brandi fún iná tún gbé fún yín àwọn ń pè fún ẹlẹ́ṣẹ̀ ànẹ́bì àwọn olùwọ̀n lọ́wọ́ ni ó sì bọ́lọ̀ bá pàdé ẹlẹ́kẹ̀ẹ́jì nínú tí ń fa àgbákò fún wa ẹ̀yẹ̀ mọ̀ yáwa nínú ẹ̀sìn ó ní alùgbòlówó belmatiboriin ó wa ta'ala àbíkàfà kẹfẹ́ kó sọ fún wa pé kọ́lá kò ní ìdíkẹ́ kí wọn mọ́ mo ti gbé àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ nínú àwọn tí wọ́n ń gbé iná sórí ẹ̀mí ara wọn àbáwọn tamọjọ́ mọ́ yẹ́yìn pé ó dẹ̀rọ ní láti wàhálà tó bá ti di yàmàn kìyàmà àwa ó fa ọsímú ni a kọ ọsímú àbí ká kọ sínú agbádá wa a sùmọ́ gùn rẹ̀wọ̀n lórí àlìjẹ́nà ni ìwú àwọn eléyìí báyìí kọ́ ìbẹ̀ṣẹ̀ kò lówù ni lánàá tó ti kọjá àwọn kèfèrí tánàbí bá pàdé sallallahu alaihi wasallam wallahi wa máa jọ́sìn fáwọn ènìyàn àwọn ẹni rẹ̀ ni wọ́n jọ́sìn fún àwọn ẹni tó ṣe pé àbíkọ́ ìmọ̀kánmọ́ jọ́sìn fún àwọn ẹni rẹ̀ kí wọ́n mọ̀ èrè èrè tó rítẹ̀ mọ̀ yẹn èrè àwọn màláíkà ní nígbà míì ìmí èrè àwọn ànábì ọlọ́run ni ìmí èrè àwọn ẹni rẹ̀ ni àwọn míì jọ́sìn fún igi ẹ̀dá ọlọ́run ni owó òṣèlọ́ òun kàn bá ti ẹ̀lọ́ ni kódà tún jọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala gbogbo náà ṣe tẹ́lẹ̀ ń fa wọ́n sáfọ̀mọ́ ọlọ́run subhanahu wa ta'ala àmọ́lé ní àwọn èèyàn jọ́sìn fáwọn ọ̀daràn àwọn alágbàkú ẹ̀dá àwọn ọ̀daràn àwọn criminals àwọn náà láti wá máa narrate àwọn ọ̀rẹ́ wọn àwọn èèyàn jọ́sìn fáwọn kèfèrí èèyàn wọ́n jọ́sìn fáwọn màláhídà àtàwọn zanadikọ̀ àwọn tó ṣe pé kò sí iye méjì nípa pé kèfèrí ni wọ́n ó láwọn èèyàn pẹ̀lẹ́ nípa àwọn náà ń dà gàràgà lọ síbi sàárè wọn lẹ́yìn tí wọ́n lọ ń ké subhanallah ìwò rẹ̀ àwọn ahadith tó ní agbára látọ̀dà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìjọ ìṣẹ́ ìwò ráwọ̀ ọlọ́ bá subhanahu wa ta'ala ni nígbà tó di ó kù díẹ̀ bá Muhammad sallallahu alaihi wasallam kò láyé àwọn kan náà sàhábà tàti lọ sí abáṣà àwọn sọ bá nàbí pé ah kódà pátá dé Ethiopia àwọn kírísítàní náà wà ń bẹ́ngbà wọn ni tí ẹkínà ń pè inú àwọn chọ́ọ̀chì wọn àwọn sàárè pọ́mẹ̀ bámú gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn àwòrán píkíọ̀ sẹ́wù lágbájá sẹ́wù òfùnkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn gbogbo ẹ̀pọ̀ káàkiri inú ilé ọlọ́run bá ànábì wá ń sẹ́ ìpè tó ń túpára ní ànábì lọ́wọ́ ànábì sì ń sẹ́ ìpè ànábì ni pé la'natullahi 'ala al-yahudi wa an-nasara ebi ọlọ́run kó máa bá yahudi àtàwọn nasara àwọn tí wọ́n ní ká máa bá ṣe lẹ́yìn inú o wallahi ànábì wu èpè tó wọn ní jews àtàwọn christians ànábì ni pé la'natullahi 'ala al-yahudi wa an-nasara ebi ọlọ́run yahudi àtàwọn nasara اتخذوا قبور أنبيائهم وصالحيهم مساجد فكيف بالذي وكيف بك الذي اتخذت قبور التغاة والبغاة أوثانا وأصناما من دون الله Ànábì ń ṣépè láwọn tí wọ́n sọ sàárẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn ẹni rẹ̀ wọ́n sọ jí tẹ́ tí ń jọ́sìn fọ́lọ́ọ̀bá Ànábì ń wọ ìpè fún wọn ìwọ tó wá sọ sàárẹ́ àwọn ọ̀daràn àdúgbò tó ti Allahul Musta'an an bí Allah subhanahu wa ta'ala kó sọ àkó bí èèmọ̀ yàwà nínú ẹ̀sìn tó bá tuwárá rẹ̀ nìkan owó ọgọ́ mọ̀ yà rẹ̀ mùsùlé pàrọwà ń bẹ̀lọ́wọ́ rẹ̀ àbóúnjẹ ń bẹ̀lọ́wọ́ rẹ̀ má bá fi ṣe yẹ̀yẹ́ o kí é ṣe tábí ṣe ẹ̀ka àkí rárá àà pàwó tẹ̀lọ yóò dáa oúnjẹ yóò dáa tẹ bá ilé kútó bá wà lára yín àbíkọ wọ́n náà tó gbà gbé wà sí súnmọ́ wọn pé ah, bóòlà ṣẹlẹ̀ gbé wà sí súnmọ́ wọn ènìyàn kọ́ tàbí ríbi sàlàyé fún wọn pé

intisharan baligha ó ní àwọn àdìsọ́kàn tí ó dá bó ṣe fọ́ká láwùjọ wa kágbà pọ́lọ̀ bá ń bẹ gbogbo ayé àdìsọ́kàn burúkú ni wọ́lẹ̀ kìí ṣe àdìsọ́kàn mùsùlùmí àdìsọ́kàn àwọn kèfèrí ni ó yẹ kí ẹ jìnà sí nínú ẹni àwọn ni wọ́n wà ni ó yẹ kó yọkùn ní ọkàrẹ ni àwọn bàbá kan bẹ wọ́n lè pààyàn wọ́n tún pa sàárè rẹ̀ àdìsọ́kàn bí ní àdìsọ́kàn burúkú ni wallahi kò yẹ kó gbá àdìsọ́kàn pé tó bá ti fi owó kẹsẹ̀mí lọ́wọ́ láàárọ̀

àgbèrè ní Allahu Akbar bó ṣe fẹ́ká láàrin wa ní sí fẹ́ká tó ní agbára tí ẹ̀kí ń ṣe kékeré ọmọdé ń bá lẹ́nu àgbàlagbà ọmọdé wá yẹ̀yà fún àgbàlagbà lọ́nbẹ̀ àwọn iṣẹ́ yìí oníkálùkù ti wá sọ zìná àti wá sọ dóúnjẹ èyí ta fi ń lìfù nú gbogbo àwọn ọmọ tán bẹ̀ẹ́lẹ̀ ẹ̀kọ́ náà èyí táwọn náà ń ṣe bá múlẹ̀ ẹ̀kọ́ náà nù èyí ìwé ìwé náà ọlọ́wọ̀ fàlùbáríkà sí má èyí ẹlẹ́ tó tún ṣe ọlẹ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mójútó ìmáṣẹ́ zìná ọlọ́run madúwọ̀ ọkùnrin tó ti fọwọ́kọ mọ́bìnrin mí ìtàní ọlọ́kẹ́kọ̀ọ́ léwé wọ́n ti bá ti ẹ̀jẹ́ kò fẹ́ sí kẹkẹ tó fẹ́ wúlò láyé rẹ̀ mọ́ wallahu musta'an nínú àwọn kẹta ní láti mọ́sí ọ̀yẹ́ ma yáwa òun náà ni intisharul aflamil hadama bí àwọn fíìmù fíìmù bó ṣe fẹ́ká láàrin wa nínú àwọn tí ń dá àgbákólẹ̀ sáàrin wa ní ẹ̀yẹ̀ mọ̀yáwa nínú ẹ̀sìn àwọn fíìmù yìí yálà àwọn ìtàn ṣe nílé àbẹ́ tó ti download bá wúṣọ́ before rẹ ní gbogbo àwọn ètò fi gbàwẹ̀ Ramadan ọdún tó kọjá àti ètò tí ń pìlà láti fi gbàwẹ̀ Ramadan èyí tí ń bọ̀ wá gbogbo àwọn fíìmù ní ẹ̀yọmọ̀ yàwá ní ẹ̀sìn kò sí tí ó ṣe fún wa jù pé yóò wà yóò bá ti wájẹ́ lọ ní kò sí tó dáṣe fún wa wà jù pé yóò bá ti wájẹ́ lọ ní ẹwọ́n tó kọ́ bí àwọn fíìmù yìí ṣe tó dáná kọ́ wa ní wọ́n náà wò wọ́n náà bàbá àti ìyá tí wọ́n náà ń jòkó tó ń wo ìwọ́n náà mú mọ̀ ní ẹ̀mí ara rẹ̀ pé wà lọ́ọ̀yà bú náà wà ní fíìmù yìí fíìmù yóò bá ń fẹ́ kọ bí òsì ní ma ipẹ́ kò dákí ẹ̀mà jalè wọ́n wà practicalize bẹ́ sí jalè ń fún ọ wọ́n wà jalè wọ́n wà tún successful yóò lè wọ́n wà kọyín láwọn steps àtàwọn tips tí ẹ̀mọ́ lò láti fi jalè wọ́n wà láti kọyín pé kẹmẹ́ jalè mọ́ Allahu Akbar ìponúwo sàfáhà wo ló tó ní ìmọ̀láyé mo fẹ́ lẹ́yìn kò bí aburú ìwà kọyín láburú kódà ẹ lè bá mọ́ bá ṣe ń saburú kẹ́lẹ̀ lè bá sí mẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ láwọn fíìmù ibẹ̀ ní kọwa lẹ́bọ bẹ́ẹ̀ ní kọwa láwọn àkídà burúkú ẹwà kúdẹ̀ aya kí náà bí fọ́ká tí kẹ̀kí sàrán fíìmù yìí náà ni ojoojúmọ́ kì níkan ẹnìkákan kú ní ọkún kékeré èyàn tó sì lé kú báyìí kí Yorùbá gbà kó kú naturally kò sí kúta gbẹ̀bẹ̀ lọ́dọ̀ Yorùbá ah kó fi lè kú kékeré yóò èyàn lè kú kékeré gbólúgbó kú rẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ sí wọ́n sọ wọ́n wá ní pé wọ́n sẹ kú kékeré yóò àsìkè wọn pa ni wọ́n wà lọ ọwọ́ kú rẹ̀ àbí kíníkan kíníkan yóò wá di kíníkan yóò wá dìde yóò àmọ́ tí ń pa káàkiri Yorùbá fi gbójú lórí kò lójú ayé irọ́ ni ọlọ́ti yóò yẹwa ọlọ́ni minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra inú lẹ́lẹ̀ ìlàti dáyín ibẹ̀ ládáyín padà sí ibẹ̀ láti tún mú jáde ní àmà kìyàmà tí ẹ̀rọ ti kú wallahi ò lè padà rámá kódà tó ti wà ní sàárẹ̀ wọn ma ti sẹ̀rẹ̀ láyé má ló bí ápò lè máa pè yáàrẹ àgbẹ̀kẹ́ tó ti kú yáàrẹ ọmọ kẹ́kẹ́ ó wa hum an du'a'ihim ghafilun ọlọ́run ta ló sọnù ju ẹni tí ń pè ní èyàn ọlọ́run ẹni tí ò ti ẹ̀kọ́ kó ń pè ń kó mọ́ kó exist ó ti gbá ti ẹ̀lọ́ àwọn fíìmù yìí wá ní nínú ẹ̀nà tó ti ń kọ́ wa ní dán magic tọ́lọ́bá ti lóyìn wa nù Kùránì pé ìwọ tó bá ilẹ̀ ṣe dán bóyọ ọkọ́ dán ní ọlọ́run pé kíkọ́ idán ṣíṣe idán yíyọnú sí idán gbogbo ẹ̀wà láìsẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ni ìwọ tẹ́ ń ṣe magic lọ́dọ̀ rẹ̀ tínú ẹ̀nà ń dùn ẹnìkan dé wá láwọn fọ̀bẹ̀gún ra wọn kò ní wọlé wọ́n láwọn ṣe kíníkà kò ní ṣe kíníkà ó sì wà ń bẹ́ẹ̀ ó ti fi Islam lẹ́ o kìí ṣe tó lè rárá ìdẹ́ ni Ọlọ́run tó yí wa clear nínú Qur'an ipẹ́ ìdẹ́ kódà àwọn tó fi ń ṣeré ọgọ́dù tán fẹ́mì kí n pè ní fíìmù yìí tàn sọ náà ní ó kàn ṣe bí ládìdé ni àbí bàbá ológun kan só rí bọ́sẹ̀ ọ̀rá pílẹ̀ wọ́lu o ti dúwọ́pù ìsìláàmù o sì bọ́ sínú ẹbọ kò jù bẹ́ẹ̀ lọ àwọn kékèké ta fi ń mú ìta fi ń ṣeré bí ọmọ ejò wallahi tó ṣe páwọn yóò fi sunkún yámà kìyàmà ni ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ǹjọ́ táwọn yóò máa jẹ ìkan yàmà ìkìyàmà wọ́n ló máa ṣe mí o a fi ṣe ti tẹ̀lójọ́ na nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn kẹta ní lásọ́rọ̀ fún yamọ yawa ní ẹ̀sìn òní àni al-khiyanat wal-kadhibat lè tàbí orí rawa dàgbà irọ́ àti ẹ̀tàn ká máa lo ẹ̀tàn deception ká máa lo irọ́ àtúwà fi ń rí àwọn ọmọ dàgbà lẹ́nu iṣẹ́ ọ̀gá tí ń kọ́ṣẹ́ yóò kọ́ mọ́ ní ọ̀rọ̀ yóò rẹsẹ ẹ̀rọ kalẹ̀ kí kọ́sọ́mà tó dé ìyá yóò wà máa ń ṣe ẹ̀rọ kalẹ̀ kẹni tó jẹ lówó tó dé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà làwọn ilé ẹ̀kọ́ interview kọmọnu ọ̀gá ọkọmọ fún dídí ọdún mẹ́sàn-án àbódídí ọdún mẹ́fà yóò tó jí oye ní àdínà di 6 years pé ayé ta wá yìí àwá sórí rẹ̀ orí búlá wá sí o tó bá ayé ògùdọ̀ gbẹ́ni ògùdọ̀ mọ́mọ́ sí bá tèèyàn jẹ́ ní kó tó lè sórí rẹ̀ o kódà gbogbo wọn tó ń takò pé ká jẹ́yàn láyé ibiṣẹ́ tó wà ó má dúró àwọn tó tẹ̀mọ́lẹ̀ kó tó dókè ṣe bọ́ gbẹ́lẹ̀ ń lò ṣe bẹ́ kìyà náà ti lẹ́ ń lò ṣe bẹ́ ewu ahúmọ̀jẹ̀ lẹ́ ń lò gbogbo ẹ̀lú nìkan tí wọ́n ń bó lórí gan olórí ò ṣe dá gan àìríjẹ rẹ̀ ní fi bó lórí òkè ṣe bẹ́ntà ń ṣe ní òdá o àìríjẹ ń bẹ̀ ní o kó ti ẹ̀já sáwọn lẹ́nu tó bá ti já sí lẹ́nu ẹgbẹ̀ yọ dákẹ́ àmọ́ tí ó bá ti já sí lẹ́nu àwọn olórí orí ṣe bí kẹgbẹ́ fún bí ìpẹ́lómi gan rí ní olé rẹ̀ gan tó Allahu Akbar ẹjá jìnà sáwọn ẹ̀rọ ẹjẹ́ ká kọ́ ọmọ ní òdodo wallahi àníbì ní pé ẹ̀sùn òdodo kódà ẹ̀ báwò bí òdodo yìí nǹkan bí ayò fara ní ẹ̀sùn òdodo níbi tẹ́ báwò bí agọ́dí ọlá ìwé ìkí ńlá yẹn tó bá parọ́ kan ó gbùdọ̀ mọ́ bí ẹ̀rọ méjì mi tó fi fẹ́ ìrọ̀ ó fi ìrọ̀ méjì gbìdá ní báyìí ìrọ̀ méjì tó ti pa náà ó fi ní ìrọ̀ bí mẹ́rin mẹ́rin fókọ̀ ni bí rọ́ọ̀sù wa mọ́ pọ̀nú wọ́gó padà wá di kẹ́gì wọ́gó padà wá di ẹ̀rọ kò wá ní sí nǹkan tó kúmọ̀ láyé rẹ̀ Ànábì sọ wípé alaykum ẹ mójútó ìmọ̀ sòdodo wọ́lá àníbi sọ pé ìyákùn wal kadhib ẹ tún wá jìnà sí irọ́ méjèèjì lànàbí sọ fún wa òdodo ẹ jìnà sí irọ́ òdodo ẹ jìnà sí irọ́ so nínú rẹ̀ ní pé adamu tamasuku bil kitabu wa sunna oníkáwọn yẹmọ́ mójútó kitabu àti sunna káwọn yẹmọ́ fẹ́ tẹ̀lé sunna rẹ̀ wọ́n sallallahu alaihi wasallam láwùjọ nínú àwọn kan tí ń dáwà alálẹ́ni bó láti wá ṣe táwà fi sí kò bí àwọn kìíní onígbé àkọ́kọ́ ní pé àwùjọ ila Allahi bit tawbati wal inabati wal istighfar ìpadà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala pẹ̀lú pé káṣe tútù bá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá ká bọ́pá bọ́sẹ̀ fún níbi àwọn aburú yìí kálà sí má ìsògùn má ìsò kígbẹ́ má ìsẹ́gbọ́ má ìrọ́bísàárè má ọlọ́ọ̀bá tàbí ní fẹ́ mọ́ sí kíni ní fẹ́ mọ́ tẹ̀lé yìí ni tawhidullahi bi kulli ma yahtassu bihi káàsì ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo nínú gbogbo nǹkan tó jẹ́ tọ́lọ́ọ̀bá nìkan nínú rẹ̀ ní pé àdìsọ́kàn wọn ló fọ́n bá ṣe ń lif gbogbo bá ṣe ń ṣe ń yáyé ìwọ̀n láàdìsọ́kàn ni àkídà ni wọ́n tó nípa àwọn kalákídà ìwọ̀n gan lákídà sọ́rẹ́ ìtò sọ náà àkídà kan náà ni àkídà pàwọn kalákídà ni wọ́n kàdé kò síbò ṣe ní ní àkídà kẹ́ wallahi tó kọ́ ohun tó kù ní pé al-mu'taqadat as-sahiha nínú níbi rírìn wá ní níbi jíjẹ ní níbi sísọ̀rọ̀ ní níbi wọ́sọ ní níbi gbogbo nǹkan tá ń ṣe kámíṣọ̀ pé ẹ̀kọ́ islam kí ni islam kọ́ wa gbogbo nǹkan sí islam kọ́ wa kó dà tàbí bá sì wọnú toilet ànábì islam tó kọ́ wa gbogbo ànábì sàlàyé fún wa kọtọkútẹ nínú ẹni wípé champul ma sì wà dùnú ẹjá pa àwọn ìṣẹ́lọ́ ọba ti nínú àwọn bí irọ́ àti ìmá lu àwọn ète ìmá ṣe zìnà ni ìmá gbowó èlé ni náírà bẹ̀tì ni à ń ṣe yahoo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìṣẹ́lọ́ ọba subhanahu wa ta'ala wà láàbùdà fagogbo ẹ̀sìn nínú ẹni luzumu sidqi fi kulli halin oníkáwá dúnú mọ́dòdó ní gbogbo ayé àyín fi rọ́sí dáwà ẹlùmí ọ̀rọ̀ yóò lo ìwọ́n sí dáwà wà yóò sì máa fi rọ́sí dáwà kàtọ̀ àṣọ pọ̀ fi rọ́sí ìgbésí ayé rẹ̀ ilé tẹ́lùmí ọkọ̀ ìrọ́ ni mọ́tò tọ́rà ìrọ́ lọ́fi kọ́ gbó anígbógbó lé ayé rẹ̀ sàtífíkẹ́tì tó ní òwúlò fún náà ìgbé rọ́ lọ́fi gbá só òfò tó gbá sàtífíkẹ́tì yẹn ni òwá òbí ọlọ́ọ̀bọ́ tó fà lùbáríkà sí lẹ́yìn pé ó fi ọlọ́ọ̀ ó sí ọlọ́ọ̀bá túlọ̀ fi gbá kíní ni ó tún wá gbẹ̀dá ìjọ ní ìrọwà ń tó pé ọlọ́run tó fi àlùbáríkà sí rọ́wù inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ó fò àti àdánù ló fi ní tó níhùn bóò ló síwá lè máa rẹ̀ ẹ̀kpẹ́kì orí ọlọ́ọba àti àlùbáríkà dìbí tó ń ṣe ẹjá sọ òdúdó ọ̀rọ̀ fúnra wa ẹ̀yọ́ mọ̀ yá mi nẹ́sìn ẹjá fà àbúrú ilẹ̀ kápadà sọ́dọ̀ ọlọ́ọba subhanahu wa ta'ala ni èyí tó wá fi àìmọ̀kan sí ìmọ̀ láti mọ̀ bẹ́ṣe padà sọ́dọ̀ ọlọ́ọba ìmọ̀ láti mọ̀ tawhid ìmọ̀ láti mọ̀ bá ṣe tọ́kídà wá sí ìmọ̀ láti mọ̀ bá ṣe gbá súnnà mú ìmọ̀ láti mọ̀ bá ṣe gbọ́ wà gidi ìmọ̀ láti mọ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ lélẹ̀ eléyọ̀dá ilé Ọlọ́run fẹ́ ilé Ọlọ́run fẹ́ kò sí tá fi mọ̀ ẹ̀yẹ màyá mi wàláì tó ju ìmọ̀ lọ ìmọ̀ ló wá mọ́ jẹ́ kẹ́sẹ̀ èèyàn rinlẹ̀ wọ́n sì ma wọ́n fẹ́ pa ọ báyìí ìmọ̀ ní ìjọ mọ̀ pé èèyàn mọ́ ń kú lórí òdodo ní kódà kẹfẹ́ pa mí àmá ìmọ̀ká ní olóṣọ́ àwùjọ adébá sí wáyé àìmọ̀ká tó ti gbalẹ̀ àmì Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan rẹ̀ Allahumma aiza al-islam wal muslimin wa dilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wa ansur ibadaka al-mujahidin wa ansur ibadaka ad-du'at fi kulli makanin wa zamanin Allahumma alayka bil yahudi wan nasara alladhina yasumuna al-muslimina su'a al-'adhab fi kulli makan مثل فلسطين اللهم عليك بأعداء الإسلام في الداخل فهم الذين يفتحون الباب والمجال للأعداء الخارجية عليهم من الله ما يستحقون ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقول ما تسمعون وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك